تقوليه لدينا ضابط دون النفوس أرحب شيخنا رمز الهوينا لتزكية النفوس من الفجور أرحب شيخنا للهدي منه وقد يعصى الشقاق بلا قصور أرحب شيخنا أرشي براجل له الحسنى من المولى القدير أرجعنا أنت المعبد Àmúrádì wà ní gbogbo tààrí náà mọ̀ ábí tí dáadáa mẹ́rin ní ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n jọ́ gbogbo ní ilé ìdáadáa. Ó Ẹ̀sẹ̀wọ̀n méjèèjì tó máa wọ́n lọ mọ́tàbà àpàlá ti ẹran sílẹ̀. Ẹ̀lẹ́jà tó rẹ̀ gbọ́n ara wọn ọlọ́run mẹ́rin. Ilé ara wọn, ó rẹ̀ mùsùlùmọ́ ara wọn, ẹ̀yà mú gbogbo ara wọn, ẹ̀rí omi ara wọn mọ́tàbà pàlásí ara fi pẹ̀lú ẹ̀mú gúgú àti ara gbètò náà Mọ́ta Allah. Mọ́ta Allah. Mọ́ta Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أعوذ بالله من الشيطان الرجيم Gbogbo ajá panùgbọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu la ilaha illallah.

Fún àwọn àkájọ pẹ̀rẹ̀ ní ọba parí ẹ̀. Bọ́yá wọ́n lọ fìyàmà, bọ́yá ń bẹ nínú ètò àlàáfíà, bọ́yá ń bẹ láàmá, bọ́yá ń bẹ nínú bànújẹ́, tí wọ́n sí ní àìlé ìlú. Tọ́lọ̀wọ̀ wá gbogbo kankan nù ta jẹ́ bẹ̀rẹ̀ tá ń bá bí ń dárúkọ Ọlọ́run. Èyí tó yẹ wá ní kájọ máa dáa tàbí máa rí ìgbà àmàláìṣọ́ ma ọkọ̀ wọn ma àálẹ̀ máa yẹ tí gómi kọ́ọ̀lẹ̀ ìlàlẹ́ ìrọ̀lẹ́gbọ̀n láti dọ́rọ̀ kọ̀ṣẹ́ nìkan tó kọjú ọkọ̀ ọlọ́run náà ń tàà sàbáà ọ̀dọ́ àdúgbò wà ní alẹ́kaníà yìí ìgbà fẹ́ ìmínú ẹlẹ́kọ́kọ́ ní akọlọ́ nǹkan fọ́rọ̀ gbogbo ìsọ́nà ọ̀lọ́ tó ní ẹ̀yà ìjàpẹ́lẹ́ ìwájá jọ wípé àwọn ìpínlẹ̀ ayé ẹsẹ̀ ìtọ́rọ̀ rẹ̀ jí ilẹ̀ ìrọ̀fẹ́ ìrọ̀fẹ́ محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أكد ملكه وقال نفسه وقال عرشه زاد كلماته ومداد كلماته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 ẹran tó tẹ́ ò bẹ́ẹ̀ ní ìlúmí gígùn bẹ́ẹ̀ kejì àlàáfíà bẹ́ẹ̀ kẹta àlàáfíà ọlọ́run mọ́ta àbá ìmọ̀ fìlàní ọmọ àbá ìmọ̀ mọ̀lẹ́ àbá ìmọ̀ gàmbàrí àbá ajẹ́ máa bá sì kọ̀ ó lè jẹ́ kí ìta tí wọ́n látọ̀ sínú ẹ̀dọ́gbọ̀n kọ́lọ̀ ń sùn wọ́lá kóhun sí albarka ramadana kó sì sí kanáà fún wa kamaru kóhun lè sí wọ́n wọ́n lábẹ́ gbogbo àwọn afáwà ń dúlẹ̀ yìí ní adìkẹ̀rẹ́ kí ó Sàlàtíyìn, agbọ́wọ́ ti jàníyà, àwọn onímọ̀lùdí ń pàkátà, ọjọ́ kárí gbogbo àwọn ẹni ọlọ́run ní ọlọ́run, ọwọ́ afọ́lọ́sọ́, ọwọ́ anúrà Hakim, wọ́n fi lórí gbogbo àwọn bàbá àbájú tó kú bẹ́ẹ̀ àgbàdúwà fún wọn, àti gbogbo àwọn tó ẹ̀ká dákọ̀ bàbá sí ṣe, àti gbogbo àwọn ẹrú ọlọ́run, bàbá kẹrẹ dé ní gbogbo a tún ṣàdúrà fún àwọn olórí ìjọba wa ọba wọn Sàràkí bàbá àgbà àti gọ́fìnà Bùkọ́lá àti gbogbo àwọn ọ̀ṣọ́ Ọlọ́rin àti ẹ̀ṣọ́ Ọlọ́rin àwọn onímọ̀ àwọn alákọ̀wé àwọn pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ àwọn dàkátírà ní jẹ́rìà yunifásitì káàkiri gbóní kí ó lárúbáwá àwọn oníwàásí àwọn ajánásì gbogbo àwọn akọmin kí ó gbogbo àwọn ilé kí ó wà láà ìbítà àti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà títí Ìlọrin bí jẹ́ Ìlọrin lẹ́nì ìwọ̀nàdé ti alúwà sí ìjáde ogun àwọn tí ó pariwo fún ọ̀ságbájá bí tí wà yìí lẹ́gbà àwọn ọmọ ọgbọ̀n ìbáríkà wọn àwá ọlọ́mùdákùn méje lẹ́kọ̀ọ́ kó parẹ́ mẹ́jẹ̀dúgbò ọ̀kan parẹ́ mẹ́jẹ̀dú lọ́rẹ́ parẹ́ gbogbo Kwara lápapọ̀ mọ́jú ó bàjẹ́ gbogbo Kwara mọ́jú ó bàjẹ́ gbogbo Kwara mọ́jú ó bàjẹ́ gbogbo wọ́n lápẹ́lẹ̀ mìdánà lákàtà mọ́bà fi àmàyà bí wa

ọlọ́nà Muhammad ọlọ́rọ̀. Àwọn abábà jẹ́ àjíyà àti àwọn náà, ìyílé wa ni àhílà àwọn orí bàbá ilé àánà mẹ́rẹ́bẹ̀, ara wọn náà jẹ́ àmà ìrìn wa, ẹ̀hẹ́ bó jí jẹ́nu, àwọn akífà jẹ́ àkànlẹ́ká tó jọ̀kú, Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin, Ar-Rahmanir Rahim, Maliki Yawmid Din, Iyyaka na'budu wa iyyaka nasta'in, Ihdinas siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أجو Mo kí bàbá mi, alájì wa náà fi, ọlọ́n jẹ́ àríwọ̀ pẹ́, àwọn ni bàbá mi, àwọn ni bàbá gbogbo wa, ọlọ́n àtàwọn àwọn tó túnkù tó tún jù wọn lọ ládùúgbò, lọ́kùnrin àti lóbìnrin, àtàwọn tó pọ̀ tẹ̀lé wọn, àtàwọn tí ń bẹ wọn, tó bá tó yí kí ó sáàzù wa Prọfẹ́sọ̀ Abdulbaki Ismail, ọlọ́n bá لا إله إلا الله الله محمد أفضل رسول الله صلاة الله سلام عليه وصائره أهل الله محمد أفضل رسول Àzíkìrí ilẹ̀ àwọn ìfúnṣẹ́lẹ̀ òṣìṣẹ́ tó dé ẹnu ọ̀pá ká kí wọ́n ti ìkàkùn bí ẹ̀ká àti ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا اللهم اجعل الله يسع وين والله Ààrí láì fi ọ̀sẹ̀bọ̀ mọ́, láì fi àwọn àfáà lámọ̀ wá rí orí mọ́sàwà bá wọn mọ́sẹ̀ ní bẹ́ẹ̀ torí wọ́n ti bá lọ́dọ̀ ọlọ́run. Àwọn atákùn bẹ̀ ní káwọ́ tọ́lọ yẹn tó ààrẹ ti dáadáa. Àti gbogbo ọlọ́dọ̀ ti jẹ́ àwọn aṣẹ́kọ̀ láti fà náà bí, àti òní lè ṣe gbogbo ẹni ẹjá jọ fi áti sàlátù Àṣàlátù àlànàbí. Ọdá àṣorí kó rí lọ. Ọdá ìwújú rí lọ. Máa pàdé ààrẹ sí Bọ́jọ́ ọ̀lá àtẹ́lẹ̀ yóò yà. Bọ́jọ́ ọ̀bá máa rí àṣẹ́ orí àṣẹ́.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 àti bàbá wa sọ̀fíì láì àti bàbá wa sọ kàmáàlì ọgbà ẹkàlẹ̀ gbogbo àkúlà pàwà àwọn ẹni ọlọ́run àti bàbá wa àgbà àlífà ní àgbà ní àgbà lọ́jọ́ gbogbo oṣù mọ̀rá lájá wọn láti kí wọn ìjẹta lọ́jọ́ ọlọ́mọdé láti jẹ́ wọn mọ́jẹ́ àpòrí pé ولنسألن المرسلين عادي أوسع منسى عادي أوسع وسكي ولنقصن عليهم بعلم وما كنا لائبين قالوا بنا أبنى كان تصرف الله يا وجو إن أبنى بسم الله من دوينا تنففوا تنفع إلى النبي ولا أبنى بكيو كتيما وانتو تكوتوا لبعا ọ̀rọ̀ tó mi ọlọ́wọ̀ ọ̀sọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ gbogbo oníwà tí ó tẹ́kẹ́sì bí oníwà tí ó ti tẹ́kẹ́sì tó ẹ̀rẹ́ ní jíjí sẹ́kúnnà ó tẹ́ gbogbo mùdàrí sílẹ̀ nílé ẹ̀kọ́ ilẹ̀kọ́ ọmọ ọlọ́mọ gbogbo àníyà sẹ́wù sẹ́wù kí ló fi lé wọn lọ́wọ́ kí ló gbé ní wọn lẹ́mẹ̀ káàkún ní òṣèlú ìgbàlọ láàá wọ́n àṣẹ́ ẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń bá sọ ipe kí ni àwọn tó kúkú kò lẹ́yìn ọ̀dá ìdí wọ́n náà ti dà mọ̀ní ṣùgbọ́n ká tó lọ bẹ́ àwọn èèyàn tó ń bí láyé ìpígbù mẹ́ta ni wá Thank you. Wọ́n jẹ́ Faraday Secret. Ẹ̀mí burúkú ẹ̀yẹ ọ̀ṣọ́ máa ń Ilé tí a ká ìṣẹ́ mọ́ ara àti bí ẹlú wọ́n tẹ̀kì rẹ̀. Àwọn ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ àwùjọ ẹlòmí kí ni ó tẹ̀lẹ̀ sí wọ́n ṣe láti Ọmọ nípa kéèyè lọ́rọ̀ tó wáyé wọ́n á kún nípa kéèyè ó tẹ́ padà. Àmìláàmù mẹ́ta kú ti máa jẹ́ ìwọ̀n Kọ́lá àwọn ẹranko ní ọlọ́gbọ̀n ní tẹ̀sí. Mẹ́jọ́ ọlọ́gbọ̀n àtàjá tí wọ́n fi máa ń gba tẹ̀lé tàbákọ wọlé àtàṣe lẹ́ẹ̀ bá lè nìkan sí wọn olóògbò orú ọ̀yọ́ yìí tọrọ nígbà tí wọ́n ti ní ẹ̀dùbílẹ̀ ṣùgbọ́n ọmọ ènìyàn tàbákọ tẹ̀lú kírù tààbùrí ní gánà tó ìjìká ọ̀tún àti òfin láàbí ìmọ̀ kan jù kan lọ mú ọ̀pọ̀lọ̀. Ìrọ̀kẹta èèyàn tó lọ tó ń tí ń sẹ̀mí láyé pẹ̀lú ẹ̀mí mímọ́, èèyàn tí ń sẹ̀mí pẹ̀lú ẹ̀mí òkùnkùn, èèyàn tí ń sẹ̀mí pẹ̀lú làákàì tí kọlùbọ̀ fẹ́ tí ákìlù fẹ́ sí àìyẹ̀sẹ́rẹ̀ Èèyàn tó pè nítọ̀ rẹ̀ ní tẹ̀lé, nítọ̀ ní tẹ̀lé. Èèyàn tó pè nítọ̀ ní tẹ̀lé, ọ̀pẹ̀ ìlú máa dínú, máa dà àwọn oníta àwọn fọ́lọ́sọ́fà ń sáyẹ̀. Wọ́n pẹ̀ kí nìkan ní máa dà, ẹ̀jíjẹ máa dà omi, iná, atẹ́gùn àti ẹ̀pẹ̀ ìwọ̀n tí máa rẹ̀. Ìyẹ̀lọ́ ẹgbẹ́ gbogbo òṣìṣẹ́ rẹ̀ láyé tí máa ń gbónágbóná lọ́nà, tí máa ń tuntun tuntun lọ́nà, tí máa ń bẹ ní atẹ́gùn ní pátẹ́gùn lọ́nà, ìsánú àti ìwọ̀n ó ṣòro àwọn kan bẹ̀rẹ̀ ìgbà àwọn èèyàn. Wọ̀lẹ́bí ọmúṣí wọ́n rẹ̀ tí ó máa ṣiṣẹ́ lórí yóò máa ṣiṣẹ́ lórí nítọ̀ ní nítọ̀ ló ń ti tẹ́kì fún irú ẹ̀lá ìgbẹ́jọ́ ọlọ́pọ̀ ní dáhùn lẹ́ni rẹ̀ bá ti pé àmàlà mọ́ bẹ́ẹ̀ jẹ ìbáàjẹ́ sí ilé ìbáàjẹ́ sí rí ní ọjà àmàlà náà ìbáàjẹ́ aláàlì bá jẹ́ àrámù alẹ́mẹ̀rẹ́ ti ní àmàlà lọ́kàn

yóò dá ogun fámílì ẹ̀rù lójú ìsáàlù tọ̀bí ilé nítorí àtàrí èèyàn kẹ́yìn àkìrí yóò falisa bí yóò òun lè sí alẹ́ tẹ́sípò làágáì ó ní sáyẹ̀ ọdẹ̀ lọ́tọ̀lọ́lọ́ ohun orí tẹbá sọ̀rọ̀ fún lóòrò owó yóò ti tàbí yóò ti tàbí gbogbo sí wà lẹ́sí ẹmù sí wọ́n rán àjọ́gọ́rí yàtì ẹlmà ní yàtì ṣùgbọ́n orí àwọn náà ń ṣiṣẹ́ tọ́ ànàzọ̀ríyà ọpọlọ ríro wọn ọ̀gbọ́lá fọ́lùkùn áàni wọn ọ̀gbọ́lá fún àdíyèsí ọ̀gbọ́lá fún alkitabu sunna àwọn ọ̀gbọ́lá fún al'ẹ̀nàníyà ìjẹ́pẹ̀ ní mọ́lẹ̀ ìwọ̀n ọ̀gbọ́lá fún ẹjọ́ ọba sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ jẹjẹ kòtò aflaton parade kìníkàfẹ́ kìníkàfí àwọn jíìjì sí ìwọ̀n ọgbọ̀lá bá ti ń sọ̀rọ̀ technology àti kí ni biology àti kí ni psychology physiology physiology gbogbo bá ń bá ní wọ́n tí wọ́n mọ̀ wípé màláìkà kan ló dúró yìí ànábì kan ló dúró yìí ìpínlẹ̀ lónú ni ó ti méjì ọ̀yà kúmọ̀ aléyìn civilization ìyà kúmọ̀ àrẹ òun náà dájọ́ lẹ́wọlẹ́ni lẹ́bẹ̀ẹ́rí àwọn màkàládùgbò ni wọ́n bá kó lọ ni wọ́n bá kó kí lọ ni wọ́n bá gbogbo lọ wọ́n ráwọ̀ àti ṣe bẹ́ẹ̀ látàyọ́ bá yìí náà kọlù wọn ọlọ́nkọ̀ yóò rán bẹ̀. Àkáàlìkì èèyàn kẹta tí ń bẹ láyé ìrànlọ́rọ̀ ọ̀há ní yóò di ní ìjò. Èèyàn tó pẹ́ rùhánìyàn, rúhù ní gbájúfẹ́, good food sí ẹ̀ ní ṣiṣẹ́. Di níyàn, ó dẹ̀ ń fọ́lọ́ ẹ̀ẹ́sẹ̀ Wàlẹ́bí yóò mílẹ̀ mílẹ̀ wáyé wà rí sáà láti kí ẹ tó bá sọ ọlọ́run ó ti gbà tó rá pèsè ẹ̀mí ẹ̀ kalẹ̀ ẹ̀mí rẹ̀ wà mọ̀ kúrò láti kọ́ òkúkọ ọ̀rọ̀ láti títẹ̀lé àwọn arábìgbàgbọ́ tó wà yìí Àníwà mọ́ta wà náàbì, àníwà mọ́ta tó wà ọlọ́run, bẹ́ẹ̀ bá ti ń sọ gbogbo orí sí ààrẹ. ويقوم عليه الكتاب والسنة الكتاب Tí ẹ bá ní mọ́kọ́ lọ́mọ̀ ẹ̀wọ̀n ọgbọ̀n tí máa ń bí nínú òfìlẹ̀. Wọ́n bá nẹ́bí bẹ̀rẹ̀ òjò Àmọ́ wọn lọ́wọ́ ti tọ̀rún ẹ̀bọ́lọ́mù ọ̀tà àgbà. Lọ́bà nẹ́bí bẹ̀rẹ̀ àgbà ń rọ́ fòrò bá sọ̀rọ̀. Ọlọ́run sọ ìgbẹ́ àtàmàwọ̀ aláàpùlò ogun wọn aláàpùlò ogun wọn aláàpùsọ́rí ìṣàwà. Wọ́n lọ́run aláàpùnà rí. Àtàmàwọ̀ aláàpùlò ogun wọn aláàpùlò Gbogbo alẹ́ ìlànà àkàrẹ̀ nínú ọlọ́pọ̀ alóòrùn àdùnmọ́lá sọ̀rọ̀. Náà ló jàkọ̀ kínkíní torí pé ó tó bá bí púpọ̀ lára wa tẹ́lẹ̀. A ti jáde lọ ọ̀rọ̀ rágbà ní wà àti ọkùn ojú wa, ọdún kọ́ ọkà wa, kí mo tẹ́ àbítorí rédíò àbítorí kéfẹ́ sáwọ́ àbíta àwọn àdúgbò kí wọ́n ní gẹ́wà sí àjọ́ta ọdún ọgọ́rùn ọdún ọgbẹ̀rún ní lápàlápà tí gẹ́wà sí ẹ̀kí ẹgbẹ̀rún wọ́n jí gẹ́wà sí àmẹ́ ìjẹ́gún ní àwẹ́ àwọn ọgbọ́n èèyàn mẹ́ta ní wàhálà ẹ̀sìn ẹ̀yìn èèyàn ní ilẹ̀ máa lọ. èèyàn mẹ́ta ní wàhálà ẹ̀sìn èèyàn mẹ́ta máa lọ. àwọn kan wá wòrò àṣí àwọn kan wá kó àṣí àwọn kan wá takò àwọn kan wá kàwà sí àwọn kan wá takò èèyàn mẹ́ta ní wàhálà ẹ̀sìn èèyàn mẹ́ta máa lọ. èèyàn mẹ́ta Àwọn kan wá wo wá sí, àwọn kan wá kọ́ wá sí, àwọn kan wá ka wá sí, àwọn kan wá takò wá sí. Àwọn àti wà wá sí èèyàn ní kẹrànlọ́. Ìyàtọ̀ wá bí lẹ́nì, ìpínlẹ̀ ilé wá. Àwọn kan wá wo ẹ̀dájá lọ́wọ́ òkúta jẹ́ ìgbàtọ̀wọ́ mílẹ̀ wọ́n bá kú ní ìta mọ̀ sí ìbà tí ó sì ń bẹ lọ́pẹ̀ rẹ̀. Amọ́gbọ̀n ní ìtàkù wá, kò sì ní sọ̀rọ̀, ẹnu kó mọ́ jòkó lásán sọ́ọ̀bù ẹ̀, kó sì mọ́ jòkó lásán lẹ́jẹ́ mi náà lọ́rọ̀ wòran ara wọ́wà sí. Àwọn kan wá gbọ́, ẹjá lọ kọ́kẹ́ náà, agbótìsàlẹ̀ ọjà ní orí, Amọ́tí ẹ̀kọ́ kan tó ṣe ń jò ní iná, kò ní lò ọwọ́ àgbọ̀. Àwọn ọ̀pọ̀ Yóò wá máa ń gbò tí wọ́n máa ń kí àdíṣì kan, ìlú lọ sí àtúnṣe

kí wọ́n tó wá kù lẹ́yìn Ramadana ká ṣe jẹ́gbọ́ àkọ́kọ́ náà tútù ṣàwáì Ànábì sallallahu alaihi wasallam sọ́sọ̀rọ̀ kan tútù ṣàwáì Ànábì man sama Ramadana wa atba'ahu bi sittin min Shawwal فكأنما صام الدهر كله أنا من ذلك إذا رضى رمضان أتيت وجوه وعتباعه لست وعتباعه لست من شوال وعرض سامفة إنه سلطة لا تنسي Fákàtí àmì ẹgbẹ́ ohun ẹ̀hìn tó wá ń tún àná ẹgbẹ́ lọ́jọ́ náà. Àìgbà kọ̀dá tó kù. Òsìkò ti lè kẹ́ràn ọlọ́pọ̀ ọlọ́pẹ̀ràn ọlọ́sí mi. Wọ́n wá wá sí lẹ́nà tó bá wù ọ́ àwọn bàbá bàbá wálẹ̀ àwọn ilẹ̀ ìyà wálẹ̀ yìí àwọn ọkọ̀ tó agbẹ̀rẹ̀ wọn tó wọ́n tó àwọn èèyàn proud náà proof rẹ̀ náà wọ́n ọ̀dẹ̀ bí proud náà nǹkan náà ló gbọ́dá ní wọ́n bẹ̀rẹ̀ àwọn láti mẹ́fà tó ní ládá púpọ̀ ilẹ̀ ìgbẹ́ ìgbẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n mú bá jẹ́ láti mọ́ bí náà àwọn yóò àti ìjọ́ tó pọ̀ rẹ̀ Àwọn bàbá tààrù àwọn ya tààrù wọ́n tí ń gbà ẹ̀wọ̀ láti rájá wọ́n ajọ́ 9 oṣù ọjọ́ sàrájà ọgbọ̀n ọjọ́ kàbá ọgbọ̀n ọjọ́ ní wòlí ìtò ní èyí súnà ni mọ́sàábù ní ẹgbẹ́ ní

lọ́jọ́ tó mẹ́nu ọdún kan máa wà wà ní tọ́lọ̀mù sọ nínú Kùránì wípé ẹni bá ti dáadáa kan ọlọ́run ápùn àmùsáàdà mọ́n jẹ́ àbí hàtà láti ọlọ́run ápùn àmùsáàdà ẹni bá ti dáadáa kan ápùn ládá mẹ́wàá ẹgbẹ́ tó Bọ́bá dá àwẹ̀ mẹ́wàá ó dára mẹ́nà ó lò àwẹ̀ mẹ́wàá ó dára mẹ́nà ọgbọ́n àwẹ̀ ó dára mẹ́nà ọgbọ́n àwẹ̀ ó dára mẹ́nà nínú ẹ̀rú ọjọ́ ti ẹnu ọdún àti ní ọmọdé ọwá kú 50 ilẹ̀ ọkù 50 ilẹ̀ ìlọ́kùnkú mẹ́fà lànàrà gọ́ ikú mú sọ́ọ̀mọ̀ràn àtàrà bá àkùbá àrùn 50 ìṣàwárí فكأننا صام Ìrọ̀ ọdún mẹ́fà tẹ̀lé nínú ṣẹ̀wọ́ẹ̀ ohun ọjọ́ mẹ́fà tó bí tẹ̀lé ọjọ́ kìíní ṣàwọ́ẹ̀ ọdọ́mẹ́lẹ̀ mẹ́wàá, ọjọ́ kìíní ṣàwọ́ẹ̀ mẹ́wàá, ọjọ́ kẹta ọgbà Ànábì lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bí kéèkì lá mẹ́mbẹ̀ ẹ̀rọ tó ń sọ ọlọ́run kí lọ́kàn lọ́bẹ̀ tó wà lọ́wọ́ àfìgbátà àbàbáwá sí

ọ̀rẹ́ tó gbọ́nà tó ti kò tán àbádánàtà wọ́n pẹ́ mọ́ ọlọ́run pa ní ọlọ́run kan. Èé ṣe ọgbẹ̀yàwó ọlọ́run pẹ́ ẹ̀wọ̀. Kí ló lè lólómẹ́ láti káàrì lórí tó ìjì ń bá jà? Ìrìn tẹ́lẹ̀ tàbí ń bẹ́lá ní Anka nípa ìgbẹ̀lá tún ọmọ tìlú tìlú. Náwùsù ni àmọ́rẹ́ tó ti kú, kí máa

قالوا أتنون زينة الحياة الدنيا ọmọ wùrù láyé lóòtọ́ àti àtúrùkà alẹ́hàtò báyìí lè náà ti kàbà wà bá wà bá ìrò ní àmàlá ìtí ládàrí ní lópin ọmọ ẹni bá fún tó ẹni bá tán ọlọ́ ẹni bá bùfẹ́ gbogbo ẹwà bá lọ́wọ́ Àwọn ṣẹ́rẹ́ nílà mílẹ̀ pé wọ́n tàbí bẹ̀rẹ̀ rẹ̀, ọmọ rẹ̀ tàbí sáwí nínú bá bí á kìí sọ́ọ̀lá àtò ẹwà tí ń túnrẹ́ mọ́, wọ́n sọ mọ́ pé àtúnlówó bẹ́yìnà náà ká máa parí ìjà, ó kùnrin rẹ̀ lánàá, ìjà ilẹ̀ ń parí ẹ̀. Bàbá rẹ̀ àti bàbá kìí ti ń jà, tó kú tún ọlọ́run ìyá àti ìyálẹ̀ ìyá àti ìyàwó ìyá rẹ̀ wọ́n bọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ pé lónìí ilẹ̀ parí ìjà lórí ní tó rẹ̀ ilẹ̀ fi wà mọ́tò dákun mọ́ ìjà àdúgbò ìjà mọ́sánláṣí nínú bá kí yàtò sọ́ọ̀lẹ̀ hátù ìbẹ̀lẹ̀ ìràmàdánà ìzìn bẹ̀lẹ̀ rẹ̀ ìbẹ̀lẹ̀ tèmínà ìbẹ̀lẹ̀ wa bá sì lè gbápọ̀ inú bá ti yàtọ̀ sọ́ọ̀lẹ̀ àbíká bá sàyún tí ń سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وما أصبح ذلك عدد رب كما به من أذكار وأدعية ما هو تقول له النبي قد أبو لقفه

هي نورامتي وسعت كل شيء فتعبتوها للذين آمنوا وعلى ربهم يتوكلون اتقوا ليلة رجال تباريبا اتلاوة انو تجمع ليلة رجال تلاوة القرآن اتلا إليه او بابا علي تعمى وفابل بابا عليها nínú oṣù tí wọ́n parí kùránì lẹ́rin ọ̀sẹ̀ kan kùránì kan nítorí wọ́n pọ̀ fún kí wọ́n lọ wà lọ́wọ́ nígbà tí a gbẹ̀rẹ̀ tí àwọn amẹ́fẹ́ oṣù méjì ẹni wọ́n bẹ̀rẹ̀ náà lọ́dún wọ́n wá pé kùránì lẹ́rin nínú oṣù kọ̀ọ̀kan wọ́n wá pé bẹ́ẹ̀ olùgbìyàyè tí tánú lẹ́nu ìtàlù ọkọ̀ lókùn láàpá ní ìpèdè ìgbẹ̀lẹ́nu tí ó ní mọ̀kádàmù ní ìgbìyànjú tí ń jọ ní agbárí rẹ̀ kò lè pé àfidẹ́lẹ̀ àwọn ará náà pé ìgbèlè ọlọ́ọ̀tọ́fá ọlọ́ọ̀pá owó ọlọ́gbà àhàwálò Babaja fa alìmọ̀kọ́ wọn kí olùmọ̀ ṣe wà sí. Wọ́n bá máa kí ó ẹ̀yìn àgbàlagbà tó kú lẹ̀. Àwọn àgbàlagbà wa láti níjẹta, wọ́n kò gbogbo ọmọ àtúkò jọ, pàápàá tó sì bàbá yọ, bá mẹ́lẹ̀ kádára. Bàbá ọmọ orílẹ̀-èdè nínú ti ilé àjíyàyà ìdí ni wọ́n ti lọ pẹ̀tẹ̀ àákùn ní bàbá alápẹ̀tẹ̀ ìpìlẹ̀ wọn nínú ilé ẹ̀yí tẹ́mọ̀ wọ́n ti máa pín bẹ́ẹ̀ ni ọwọ́ àgbẹ̀rẹ̀ àgbàlagbà bàbá náà àwọn tó kìkì tó bá di alẹ́ ilẹ̀ tó kọmọ̀rá tó bá da alẹ́ tí òṣùpá mọ́lẹ̀ kárára lókẹta lájọ́kẹ̀ẹ́ lájọ́kẹ̀ẹ́ rógún bàbá wọn ara kúrúkúrí sọ́dọ̀ àbí tó ń kúà àbákàrà gbogbo ń táàmà bùkátà ẹwà gbà kúrúkúrí ẹwà gbà tó ń kúà yọ́mà wọ́n pà lọ́kún wa àlọ́ àpamọ̀ àlọ́ àpagbì àhájí àti àlgáà yọ́sọ̀ ní omi àparí ẹ̀ àgbàlagbà mẹ́rin ní ṣe yíò máa

wọ́n máa pìtà ẹwà ẹyọmọ àdúgbò ẹwà jẹ́ pìtà àdúgbò ìwò yìí ojúlé ọkọ̀ ohun bó ti rí bó ti rí bó ti rí ojúlé lẹ́yìn bó ti jẹ bó ti jẹ bó ti jẹ àdúgbò yìí bó ti jẹ bó ti jẹ nì ọ̀rọ̀ kí wà tí kọ́lá wílò ọ̀rọ̀ tàdúgbò tó rí wọ́n tí ẹbí bàbá rẹ̀ tí máa ṣe bàbá rẹ̀ máa kí bàbá rẹ̀ máa gbáwẹ̀ máa rádá orí wọ́n tẹ́bí ìyá rẹ̀ tí máa ṣe ọmọ orí wọ́n kùtàrú ẹ̀fún tí ò ní mọ̀ pé alọ́ mọ́ àgbà tí ó ṣe gbogbo mọ́ wọn mọ́ dáadáa láti tó kó wọn bàbá dáadáa ni wọ́n àwọn ìyá dáadáa ló tó kó ta ló mọ́ta àdúgbò àbẹ̀ntí ọ̀bá bí dáadáa ربه منيبا إليه ثم إذا فوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحابنا من هو قانت على الليل ساجدا وقائما يأمر الآخرة ويرجو رحمة ربه قل أن يسأل الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكروا أولو الألباب عبادي الذين آمنوا فكوا ربكم للذين آمنوا بأبي كنيا حسنة إنما يتوفى الصابرون إنما يوفى من يتوفى إنما يوفى الصابرون أجرهم بغير ضرر قل إني سكيت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأكون أول المسلمين قل إني إني أخاف إن عصيت وأمضي عذاب يوم عظيم مخلصا له ديني فاعبد ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وآلهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين اللهم اجعل تفوق أوقظ لنا من النار ومن ذلك يخوف الله به عباده يا عباد فاتقون والذين اجتنبوا الطاغوت يعبدوها ونابوا الى الله لهم المشرك فبشر عباد الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين نهاهم Ọ̀wọ̀láìkà ọmọ olóòlé àrí. Wọ́n ti gbogbo àwọn ìsìn, wọ́n ti wọ́n mọ́lé. Àìbínú, ó jẹ́ ẹlẹ́kẹta, àìjẹun, àìsùn, àtàìbínú, ó di mẹ́ta, ẹlẹ́kẹ̀ẹ́rí ìròyìn ọlọ́run, ọrẹ títa, ọlọ́run àmọ́ àtọrẹ, nìra ìmù ni kò owó ti wá. ọlọ́run ní ìbá ti kẹ́ Bàbá ẹmá ya bá ọdún kún rọ bí lọ òkú. Odí lẹ́lọ, odí àìmú, àìmú, àìjẹ́ àìmú ọ̀kanu, àìsùn, àti sùúrù, àti ọrẹ ìta. Lẹ́rẹ̀ yìí, alùlọ́rẹ̀ àtàlùtẹ̀mọ́, àdánà sínú, àdánà sáàrì kátún wá yọ zàká kátún yọ jágà kátún wá kó kámọ kóra wá kí sáà tẹ́ra wá ní àwẹ̀ ẹ̀ pẹ́pẹ́ wàtàwà wù náà mẹ́rẹ̀ẹ̀rẹ̀ yìí okùn méjì táwọn ní súnfí tààrà súnfí òdodo tí wọ́n fi wọlé sí ọlọ́run ọ̀kanú ẹ̀ ó sì jẹ́ pé òfin a sì rí nẹ́sì fún nínú àdí àtúnwárí nẹ́sì fún un kìtà pàántàn ákìkú rẹ̀ fil masajid àmákálúwà alẹ́ àwọn kan kan ní kò sí alúwà àrínú àdísì àrínú kíní àẹ́gbàgbé ní Kùránì sọ lọ́dọ̀ Sàkáríyà ọwọ́lé ó ti jọ mẹ́ta tàlátà láyálì sàwíyà alúwà ọ̀rọ̀

èmi náà rí rí ẹbọ́ farapamọ́ náà ìwọ́n náà farapamọ́ àwọn tàà tún ṣe lẹ́yìn ààwẹ̀ púpọ̀ mẹ́fẹ́fà yìí tó tóbi púpọ̀ àfi wọlé sí ọlọ́run lára ni àwọn àpá kékeré kọ́ ni wọ́n lò àwọn àpá àgbà ní lò tọ́lá àwọn àpá kékeré akúndùn báyìí akúdùn aṣọ, akúdùn òní, akúdùn àpẹẹlẹ, akúdùn kamarọ̀ láwùjọ, àwọn tó wá ti dépò àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ mọ́ ìyọ́nà olúkùn ìyọ́nà olóòlùkù tí wọ́n wá. Ẹlẹ́ẹ̀kẹ́rin rẹ̀ náà ni pé gọ́ọ̀mọ́tì ẹ̀rẹ́ kí pé ẹni tí wọ́n sì fún ọ. Ìdìfà bí lẹ̀ sí àṣẹ́nà sí bí à. Ẹni bá sàbúrú fún ọ kí wọ́n ṣe rere fún ọ. Ọwọ́n àyọ̀ wọ́n wọ́n wọ́n yíla kọ́ ha ẹni tàlàdí rẹ̀ sábàrù ẹni ó lè jẹ́ ọkùn ẹni sẹ́pẹ̀ fún ọkí wọ́n sàdúrà fún ẹni dínà mọ́ ọkọ̀ lànà fún ẹni gba orí lọ́wọ́ rẹ̀ kọ wá orí fún wọ́n máa yíla kọ́ ha ilẹ̀ àbò hazin àrí ọwọ́nú àbá ọwọ́nú ṣéhù ọwọ́nú wòlí wòlí mi bẹ kó tó bú ó ti rẹ́dì ṣéhù ọyà ọjẹ́ Àwọn tó ẹ̀ká sí lẹ́yìn Ramadan àwọn ọ̀rọ̀ mí tún wá wà lálùkùnrin sọ lẹ́kàn ààlèkè wéra wọn àmánúwà kọ́ nítò ẹni tí ń dìde lóòrú àmánúwà kọ́ يحذر الآخرة ينبر الكيامة ويرجو رحمة ربي إذن وايكي ولهم مفين لو مفين بي مفين لولا مفين ستما وما مكالي قل هل يستوي الذين إنما يتذكر أولو الألباب أي ضلع طرعي kó lákàí àwọn ní gbóòrù táwọn yìí á ti tẹ̀yí nǹkan jánú àwẹ̀ Kùnlé àìbáàdì lẹ́dí àwọn tẹ̀kúrò àpàkó ẹwà pẹ̀lú ọlọ́lọ́kù. Lẹ́lẹ́dí ní àpánà òbí àti ìtúnlẹ̀ àwọn àpàkó Lílẹ́dínà àbánà òun lára fún náà, àwọn àbánà tó

somebody ń táyé ṣe, some people ń bá ayé somebody ń táyé o, some people ń bá ayé jẹ́, ajé àdámà táyé ṣe, ajé àdámà ọba ayé jẹ́. Somebody ń táyé ṣe, some people ń bá ayé jẹ́. Somebody try it, some people buy it, Aji Adama tried it, Aji Adama buy it. Some people buy it, some people buy it, Aji Adama buy it. Ọbákà máa lè ọ̀gá yí jẹ́ ẹ̀sọ̀ngọ̀ ní máa ìfẹ́ ẹ̀sọ̀ngí kùngbà yí jẹ́ Some bodies buy it, some people buy it. Àjíká máa lè báyé jẹ́, àjíká máa lè báyé jẹ́. Àwọn kan táyé jẹ́, àwọn kan báyé jẹ́, ájẹ́ àti ìbò ń táyé jẹ́, ájẹ́ àti ìbò ọ̀bá lè jẹ́. Àwọn kan báyé jẹ́, àwọn kan tó lè jẹ́ jẹ́ àwọn àkàmbàlẹ́jẹ́ balẹ́jẹ́ tó lẹ́fẹ́ àwọn àkàmbàlẹ́jẹ́ ẹjọ́ àti ẹgbọ̀n tó lẹ́fẹ́ ọlọ́run èé nǹkan mẹ́ta ọlọ́run kìí ṣe àbò sí ẹgbẹ́lẹ́ní ọlọ́run èé ìfẹ́ ń pèlè fún wa ní ọlọ́run kì í jẹ́ èèyàn tó ọdún mẹ́ta ẹlọ́kùn jẹ́mọ́ bí ẹ bá gọ sí tẹ́ ń bá ń ṣe ọlọ́wọ́ padà bí ayé yóò bí hàn lára ọmọ rẹ yóò bí hàn lára ẹbí rẹ yóò bí hàn nú lé ìlọ́la ẹkí ẹ̀kí gbogbo lórí yìí bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ kan tó da oró ẹkí ọgbọ́n kú sẹ́wọ́n múra sí tí wọ́n ń ṣe lẹ́bá lé ilé kan tó ti lé ńlá tó kò ńlẹ̀ ilé ilẹ̀ tó ti pẹ̀tẹ́ẹ̀sì ẹni wọ́n kú sẹ́ wọ́n múra sí tí wọ́n ṣe tí wọ́n bá wà lẹ́ni tí ń táyé ṣe gómìnà ni ó pẹ́sẹ̀ntì ni ó ọba ni ó ni ni ó balógun ni ó ni ni ó ṣéègè ni ó ni ni ó ni ìtọ́báwọ̀ Nígbà bá ti náà ní ẹ̀sán rẹ̀ ó dì nílẹ̀ dínà àásànú fi tó ní á. Ìtẹ́kúrò alákùn nílẹ̀ dínà àásànú fi ha ní ìtú ní ẹ̀rọ Ọlọ́run Abdullá ìwáṣà, ibi ẹbá jẹ́ tó sílẹ̀ bá ní ìdíkẹ́ ẹgbà tó wá jẹ́ tẹ́rì ti tọ́lọ́un tí ò lẹ́kọ́ lọ́wọ́ tí ò ló sánú àbá àti ń lọ dífá àbá àti ń dókan àbá àti ń dówó ẹyọ àbá àti ń gbọ̀sẹ̀yìn alkùránì ò pí ọmọ ni bọ́bá dómi kan tí ọ̀dá fún ọ lọ́bọ̀ mẹ́wàá àtúnlá ìwàsà tó nílò nǹkan mídà lùkúrá nílọ. Wà á túnlá ìwàsà tó ní náà ìwà pẹ́sọ́ ìrú náà jẹ́ra ohun bí wọ́n rí الذين يستمعون القول ويتبعون أحسنه ọ̀rọ̀ lásọ̀ dálẹ̀ okù ká gbọ́ ká lò lẹ́ẹ̀bí wákàtà dábìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan gbogbo yóò mẹ́kẹ́ ojú mi lọ ẹgbàkì mi síwájú mi bàbá tá agbálẹ̀ ẹlòmí ní ti èmi lóòtún yanú lẹ́mọ̀ òwòrán ni ní ma fi hóòrùn ìta tọ́wọ́ ẹlòmí ó kú nílò bàbá ẹnu wá dùn apọ̀ ń ta ẹbí wa pọ̀ ẹlòmí kò ní sí kọ́kù bẹ̀rẹ̀ ọlọ́ kéwúlẹ̀ kí láwọn ní ṣe ń sì àárín takora wa ní èyí tó wùn ọ̀dá èyí fún lẹ́sì gbogbo ayé ló pẹ̀lú kémi wá lọ màkáàmà tí ọlọ́run táwọn bàbá tọrọ táwọn àfá tọrọ pọ́lọ̀ mọ́sà yẹjú ọmọ yìí mọ́jẹ dúkìá wọ́n parẹ́ kí wá dé ìníṣì kí mọ́ wá fọ́ ọ̀rẹ́ mi àkàbí lẹ́sì tẹ́yìn ó sì ṣòkúrà ìtẹ́jẹ́ ni ọlọ́run ẹlákùnbò làfáà ni ó pè wọn wájú Wọ́n lẹ́yìn Oúnjẹ òkú tó ń bá jẹ́ pàkátà, àfáà ni ó pèsè ẹ̀gbọ́dà. Wọ́n pè ní ní súná, wọ́n pè ní ní bá dé ní nígbà rí, yóò ìta àrán ní sínú ohun. Ṣé tẹ́ lọ bá? Kí ni bá ṣẹ́ jẹ́ ìgbẹ̀lá bí méjì? والذين اجتنبوا الطاغوت أن يعبدوها Àwọn tó lè jìnà sí ẹ̀mí burúkú tàbí náàbùsù òun ni tọ́bùtù tí wọ́n sí ẹ̀mí burúkú wọn tẹ̀lé. Wà náà bú ìlànà ìlànà mọ̀lẹ́bú jẹ bàbá ìsìnrí bá. Àwọn ìsọ́dọ̀ ọlọ́run pátápátá tí wọ́n mú nǹkan. Ẹbá ń fún ọní róòdùn ló pé yọ́ pàtàkì fún ọ nígbẹ̀yìn. Àlẹ̀dí náà yẹ sẹ́rìn òun náà lè kọ́ àwọn tí wọ́n gbọ́ wà sí lọ́sàn àti lóòrò báyẹ̀ tẹ́lẹ̀ òun lè àfẹ́lẹ̀ òun lọ́dọ̀ oníkun kéwú ètùmọ̀gbọ́ ọdọ̀ àfọ́ olómi gbóná ètùmọ̀gbọ́ ọdọ̀ bàbá wa oníwà sí àgbáyé ètùmọ̀gbọ́ ọdọ̀ bàbá Kàmáàlì ètùmọ̀gbọ́ ọdọ̀ bàbá Adam mọ́ fẹ́ lòó olẹ́ àwọn sàhábàtul kiram Àhábàtàl kìrám, àwọn sàábí ànábì, àwọn ẹ̀ẹ́sẹ́ ọwọ́ ti sọ́ọ̀lẹ́ ànábì báyìí, wọ́n lọ practice ẹ̀rí. Wọ́n jẹ́ kí practice ju practical di theory wọn theory lọ́pọ̀ lọ́dọ̀ àwa àti practice mọ́ bàbá lè ṣe lẹ́rẹ̀ ìdá lọ́dẹ iná àdá ọmọ wọ́ ọlọ́lọ́fọ́nàmọ́ ọlọ́fọ́nàmọ́ gbogbo wa o ọdọ́ tẹ́ pè wá ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹlẹ́fẹ́ pa ìbàjẹ́rẹ́ ọlọ́mọ́ta fún yín ṣe ọwọ́ akúkẹ́ iná òkú bẹ̀rẹ̀ ọlọ́lékè tọ́bá ìjọ́ àkíyàmà kan ṣẹlẹ̀ gbogbo àwátá wẹ̀ àrùkú mo ti gbára wẹ̀ mo ti ká ẹkù kí wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ ìdòkú àwọn akọ́wọ́ àti láti gbọ́ ماذا كان يوم القيامة للنصاع للعباد للصائمين للوحف ومما ورد عن الصرف في مجال ورد عن الصرف في مجال الجواز من أعوان الناس يوم الباسي طوال جول قياما دوني وسلريو لنوافه واسي أنه الباء كانت يوم القيامة طوال القيامة ينادي الله العلماء والهواة والنبات yóò pa àwọn níwàásí yóò pa àwọn aláàwẹ̀ yóò pa àwọn aláìsùn yóò pa àwọn oníwìrìdí tí ẹ bọ̀ tẹ́yìn ẹlẹ́sìn ní wọ́n ti yẹjú kéèkì tán o a ti ṣe ìsáàbì kọjá lókèsì láti tán a ti ṣe ìsáàbì tán ọwọ́ àkàwọn àbá ọlọ́sẹ́yìn làfáà òní ẹ̀yin ẹlẹ́sìn ní ẹ̀yin mùsùlùmí ní ọya ẹmọ bọ̀ mọ́ bí wọ̀nyíwá kí Gbogbo ìjà ìjọkó yìí, ẹ̀yin Mùsùlùmí ni, ẹ̀yin mú mi nílẹ̀ àní náà, afẹ́ràn rẹ̀ ọlọ́run púpọ̀, a ti tẹ̀lá ìnẹ́bí gbọ́ ọlọ́run ni mo mọ̀ bẹ́ẹ̀. Ọ̀nà kí ni wọ́n ti yọ́ máa nàkàtí wọn náà? A máa ńlá kí ni wọ́n ṣe jẹ́ fíkí ọlá fánlá, pé wèé rẹ̀ pariwo rẹ̀. Kí ló tẹ́lé mi ọlọ́run tọ́dọ́ Ọlọ́run ìwọ ló bùn mi ní mímọ̀. Ọlọ́run mọ́kọ́ rẹ̀ ń pẹ́ púpọ̀. Ọlọ́run lọ́mọ ayẹ tó jáde dájú lọ́dọ̀ mi. Ọlọ́run lọ́mọ ayẹ tó jáde tó yìí. Ọlọ́run lọ́mọ ayẹ ni mo fún lọ́wọ́ yìí. Mo ti wá sí púpọ̀, gbogbo ọ̀nà alápá, gbogbo ọ̀nà ẹlẹ́sẹ̀, gbogbo ọ̀nà gama, gbogbo ọ̀nà sàó, èmi ni mo tẹ́wọ́gbọ́ ẹ̀, ọlọ́run ní ṣàánú. Ọlọ́run ló kú sí.

Kódà wá sí àjẹbí àjẹbí àjẹbí ní ọlọ́run òkú jẹ́. Ẹ̀jíbú láhùn tààlà. Ọlọ́run àdẹ́sàn náà. Iná máa tẹ́kú lúnà máa látẹ̀bà lúnà. Ẹgbẹ́ tó ń sọ tó bó ò ṣe é. Sàmúrú. Ẹgbẹ́ tó ń sọ fún wọn bẹ̀rù ọlọ́run lára rẹ̀. Ìwọ ò ṣe é. Ọmọ tó ń dáwò pẹ̀lú ìyàwó rẹ̀. Ọmọ ní bí rẹ̀. Ẹ وتعطون الموقع بالبعض ولو فلن سنقر يا فارع قل كيف لكم علي وسبق لك وإذا بالنساك والإذاك النصاب أقعون هلوى النصاب أقعون ولدي ìgbésẹ̀ òníwá ẹ̀yìn ẹ̀yìn ànẹ́bì lójòkó wọ́n ma pàáfà lè lọ́lọ́ wọ́n ma pèsè òníwá ànẹ́bì yóò sì rọ́jú kalẹ̀ yóò ma rẹ́rìn ní ṣètáni Nígbà tó ń bẹ láyé ń kọ́ kí ló ń ṣe? والزكاة والهاج وغير ذلك إذن تلو عجي ريس ودع سوك ودوك وجا فيقول الله تبارك وتعالى الله نزل نوكوش لا لا لا قريبا قريبا وبجلالي وجمالي وفيتي tóbi èmi ọlọ́run búra mo fẹ́ wà ní búra. Ọ̀nà àtúkùn ni ó bí wà díkiri. Èmi ni wọ́n fẹ́ràn rẹ̀ bí lé ọmọ sí ní. Èmi mo fẹ́ràn rẹ̀ mo bí lé ọmọ tó wú. Èmi mo fẹ́ràn rẹ̀ Wọ́n sọ bá súnmù الناس بذلك ẹwà sọ gbé ẹ̀dẹ̀rú ní ẹ̀kọ́ wọn kí wọ́n pè ní lọ́wọ́ ẹ̀rẹ́ rìn wọ́n bọ́ bàtà fún wọ́n bọ́ fílà wọ́n fẹ́ àtọ́lẹ̀ àwọn èèyàn tí lọ́wọ́ mẹ́rin ni wọ́n sì yí ẹkí wọ́n dúnà aláàrù ó sì wọ́n dà fún lónà

Bàbá pẹ̀lú àlùkájírì, ẹ̀rù òkè àgbáríwó, sẹ́yìn bí pẹ̀jú ọlọ́kàn. Ìbẹ̀rù ọlọ́run kẹ́kẹ́kẹ́ kò sí lọ́kàn wọn. Àwọn iṣẹ́ òjò ń pè náà wá bẹ̀rù ọlọ́run, sọ àwọn dúgbà kìí jẹ ọlọ́run. Wọ́n bàtù fún wọn mọ̀ wọn bàtù fún ọjọ́ orí kò lóbi mi máa. Ìfẹ́ mi ò sílẹ̀ náà ẹ̀ẹ́ ti ti bẹ́ẹ̀ mi sí wọn lọ́kàn, ìfẹ́ ara yí lẹ́sẹ̀ tẹ̀sìgírù lẹ́sẹ̀ mú nígbà lẹ́sẹ̀ gbogbo ẹ̀. Wọ́n náà kò láàrún jábára tó mọ́ láìyẹ̀. Ọ̀pọ̀lọ́pìrúnà aláwọ̀ yóò bí kó wọ́n náà bí kún bí jàmáàlì wà kúkúrá ní ẹgbẹ́ ọlọ́wọ́ kòrí láti rí, èyí obìnrin àbá láti rí, èyí obìnrin tẹ́wù láti rí, èyí obìnrin wà sí láti wà tẹ́ ń kúrú jù ti gẹ̀ẹ́sẹ̀ nínú lọ. Kí ìjẹ́ wọ́n mọ̀, kí èsì yọ̀fẹ́ ipò lọ́kàwẹ̀ èèyàn, tọ́bá ti láàbá tẹ́gbẹ́ ìnàhárì àlàálà ọbí làyálì àlàmọ́là. Ọlọ́run الله náà kèfèrí ẹlọ́dà wọ́n sínú. Ọlọ́run ti kéjì bá gbónú ilé wa kálùkọ́ wa ká ọgbùrà pé yéè ìbòlá àpòlẹ́ wà jẹ́ sí báyìí ọlọ́run ànẹ́bí ọwà pé àṣíṣáfí olùmúṣà fáwọ̀ اللهم àrẹ́lọ́run التامة والصلاة القائمة آت ìmọ̀fẹ́ lò wọ́n الرفيعة وآت المقام المعمود الذي وعدته المقام المحمود اسكنانو تريد اقول نواقع في قلوان قيم وعمالو كزا ميت ó ní gbogbo tó bá wọ ẹjù tọ́rọ kí n mọ́ ẹ mọ́ olóhùn ẹjù bọ́lá lóhùn ẹjù ọ̀dà àbáyé lóhùn ẹjù Ànábì Muhammad sì mú dá àwọn wá, Ànábì Muhammad mú dá, ó ní gbogbo tó wù mí jù tí mo fẹ́ ogun. àwọn àlè oúnmà mi bọ̀ kí wọ́n máa wọ̀ náà. Ayé ọmọ mi bọ̀ kí wọ́n máa wọ̀ náà. Alé ọ̀rẹ́ لكل نبي شفاعة لقومه وأقرت شفاعتي إلى يوم القيامة gbogbo ànábì kọ̀ọ̀kan ọlọ́run fún ní gbígbà àdúrà tó lò láyé anílè mọ̀ọ́mà mọ̀dálúgbà àdúrà tó ní tó ìpè mí báwọn ọlọ́run tó ló fún mi bọ̀fẹ́ lò àwọn ilé ìkírùn àwọn ilé ìgbà rẹ̀ wọ́n sì fẹ́ ní ẹ̀dá ni wọ́n wọ́n mọ̀ọ́mà ipa àtẹ̀tẹ́lẹ̀ lọ́pàá wọn dákùn mọ́tún jójú ó sí àwọn ilé yìí àtọ́lá ìrẹ́bí Ọ̀bí ìwà ọ̀pọ̀lọ́ ojú ọlọ́run Ìrùn tẹ́sẹ̀ bá rí o. Bá ń rẹ̀. Àwẹ̀ tẹ́sẹ̀ bá rí o. Àwẹ̀ náà tẹ́sẹ̀ bá rí. Ṣàkọ́ tẹ́sẹ̀ bá rí o. Àmàdánà tẹ́ gbà sáàkò tí ìhìn kankan ìṣẹ́kúnlẹ̀ o. Ìṣẹ́kúnlẹ̀ rẹpẹtẹ tó pọ̀ bá. A bẹ̀rù Ọlọ́run. Èyí ń ló bá. Bí àkíyàmọ̀ sí nínú ọkàn nù. Èyí táwọn àpá wá ń ṣe mọ̀ fẹ́ wọn lára nǹkan méjì tó kù pé gólò méjì. Àdúà ni ẹjá múra ìbòdí ni ní mọ̀ yíó ìbò tí mọ̀ ọjà sí àti rí kan tó kọjá rí a sì bẹ̀rẹ̀ olórí wa náà ẹ̀dákun ẹ̀yin kẹ́ kọ́kọ́ tó lórí ẹ̀yin kẹ́ sì fẹ́ gbẹ̀yìn ayé ọlọ́run fi dúkẹ́ra wuli onílẹ̀ ọba àwí àtọ́níwé ọba àwí àtọ́lóògùn àtàjẹ́ àtọ́só àtẹ́mẹ̀rẹ̀ àtọ́lówó gbogbo alọ́bá rí àwọn kan ń bẹ lórí sẹ́jì lánàá kò tó débẹ̀ àwọn àlàrá ń bẹ lẹ́lẹ̀ lónìí àràtọ́lá ukó wákọ́dá àmẹ́ ìjá dára rẹ̀ torí ọ̀la àwọn fẹ́ dọ́gbọ́n sí in tó lè mú wa ní ọ̀la ilé ẹ̀ríká sí ò ní ire

a máa tí ó bá gbà láàfún ọ̀fẹ́ pààyàn rẹ̀ nù tí ó bá gbà láàfún ọ̀fẹ́ dàlúrú nù tí ó bá gbà láàfún ọ̀fẹ́ dayérú nù wà sí tèmi nù ẹni ọlọ́wọ́ bá gbé fún kọjẹ́ olórin ilé ayé àti tọ̀run tèmi àti wọ́n náà torí rẹ̀ mẹ́ èyí ònù ọwọ́ àbáwà mọ̀dúrún markaz Habibullah Adam Abdullahi Lalori nínú àwẹ̀ àwọn ìyẹ́bẹ̀ẹ́ sí tèmi láti lẹ́yìn lọ́nà tó pọ̀. Àmádà out agbọ́wà tí mo dúró ṣe nípa ẹ̀há nípa arúgbọ̀n. Ṣé mo dúró ṣe rúgbọ̀n ọ̀dá ní? Ṣé ha ọ̀dá ní ẹ̀tọ́ ìkẹ gbọ́wà tí náà dílẹ̀? Mo ní rúgbọ̀n láwá, díẹ̀ tí mo ní tọ́lọ̀mọ̀ mi lẹ́rí, tó bá tó pọ̀ sí mo tún fi kún. Ẹlẹ́há làwá

Bó lọkùnrin tí ẹ̀, alúwà ni kò ní mí. Wọ́n àbá kan boríborí yìí, ńlá ni, kí bá ń lọ yóò ọ̀fẹ́ sánmà, Obìnrin tó bá kọjá tí borí, àfọ́ ọ̀pá yóò máa lé lọ gbogbo lọrin lọ́rùn fún àfá jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù Ọlọ́run nígbàtí ìkàrà mẹ́rin dé nígbà bá sí jùlẹ̀ gbogbo olúwà kó ìyá àmìnàlá ẹ̀rùn jíjú ọlọ́run wọ́n tó bá wọ̀nyẹ̀ níbàdà wọ́n tó ní ogun àwọn láàá níbàdà ọjọ́ tí wọ́n ah, dá bàbá àwọn ni àfáà gbogbo wá ní àwọn tó àwọn bàbá láàá ní ọkùnrin nínú àdókò nílò àfáà lálùkùrán àfáà tí ó pè ní àfáà lálùkùrán tí máa ṣe orin báyìí báyìí láwọn agbọ́rọ̀ mú níbẹ̀ ni ẹgbọ̀dílẹ̀ àwọn àkànlù bàbá yìí tọ́ka sí tí wọ́n sí dáadáa ẹ̀bá rí ẹ̀ha ẹ̀yìn lọ sọ àánú ìsìlámù pé àà ẹmọ́fà olè ẹmọ́fà ìsìlámù jẹ́ torí ọlọ́run àti wà tí wọ́n rù ọ̀rọ̀ lè gbóná ọ̀rọ̀ lè tutù Gbogbo kásẹ̀tì omi kẹrin ẹni tó wá fẹ́ sọ̀rọ̀, ìkẹmọ́ sọ̀rọ̀, àmẹ́ ẹmọ ń tẹ́ẹ̀sọ̀ lẹ́nu dáfà sọ. Káàbà dákọ́ àlàáfà. Nẹ́kìdù mẹ́ta ní ń bẹ, ànẹ́kìdù àjàbì, lọ́dọ̀ àwọn oríkẹ́ ànẹ́kìdù àjàbì ọ̀nà mẹ́ta ni. Tí mẹ́tẹ̀ta ó já sí kan tàbí kárátà rẹ̀ pàfẹ́ bẹ́ẹ̀ ọ̀nà mẹ́ta ni naqdul mawdu' òun ni ká tíìtì tọ́pìkì naqdul wa'd òun ni ká fi tọ́pìkì ilẹ̀ ká máa tíìtì ẹni tó ń sọ̀rọ̀ naqdul uslub ká fi tọ́pìkì ilẹ̀ ká bẹni tí sọ̀rọ̀ ẹ̀ ká máa wá tíìtì mẹ́ mẹ́tọ̀ mẹ́tọ̀ tó wà fi kalẹ̀ bókè pìfẹ́sì ẹ̀. Èmi ni wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tẹ́ fún mi sọ ní kí ní ìfẹ́ tààdì lẹ́yìn Ramadan tọ́pìkì yẹn. Tẹ́ bá bẹ́ta kò ní nìsìn, ọ̀rọ̀ kí mọ́ sọ tọ́pìkì yẹn ni mi ò sọ dáa ní àwọn rẹ́fẹ́rẹ́nsì tí mo mú wá ní ò dáa ní ọ̀tọ̀. Kíni ẹ̀wọ́n fi tọ́pìkì rẹ̀ Ẹ̀rọ àfáà ti ṣe wá ti kan ni mo dí pẹ̀lú ẹ̀. Ó rẹ̀ ṣe ṣe kí ìbínú ti wà tẹ́lẹ̀, àbí kí ìyọnú ti wà tẹ́lẹ̀. Ẹ̀kẹta ni pé ọ̀rọ̀ tí ń sọ́dá, òun náà ti dá. Ọ̀nà tó gbàgbé kalẹ̀ ní ọ̀dá ara ẹ̀ndọ́ rẹ̀ takòyìn ọ̀nà kan ní mẹ́tẹ̀ta rẹ̀. Bọ́ bá sì fẹ́ gbà ẹ̀wọ́ ló pé ń tọ́ sọ́dá, a ọ́sọ́ ọ́dá, tí ń tọ́ sọ lọ́ta ni àbóhùn tí ń sọ, àbọ́nà tọ́gbà tọ́gbà fi sọ, tàbá fẹ́ fi àti kí àmẹ́dì ló bí àtakò kí ó rí ọgbẹ̀ ìyáyé ibi tí wọ́n fẹ́ ká dúónù gbogbo àwátá tó ń kéwẹ́ dákùn bàbá wọn yá àwọn ọmọ sọgbé bàbá tó bí mi ń tó bàbá ńlá wọ́n ń pè ọ jáde o mọ́sọ kéwù rẹ̀ dátákò tọba fẹ́ ráìkì àmọ́wọ̀ wàláhì wàláhì fún ọbìlá tẹ́ ń bá lọ tẹ́ ń bá dẹ́ wá sí kan bàbá ń ṣe fún mi ṣígbẹ̀ tẹ́ ń kọ́ ọlọ́màjọ́ jọ lójú láyé bá pẹ́wọ́ lọ́rùn òkú òpéwọ́ ọkọ́ Mọ́sọ̀tọ̀ ọ̀kan rẹ̀ ọgbà kí bẹ́ẹ̀ ní ẹni ààyè tọ́tọ́ ọgbà yóò jẹ ká. Ẹni ààyè tọ́tọ́ ọ̀tà ẹ̀ẹ́ jẹ́ ká ẹni ààyè. Bákanáà Adéra tó lọ bìkan lówó lọ lọ Gánà tí wọ́n lọ fẹ́ ọmọ yìí. Ọlọ́run dá ogun àtọ́ ọjọ́ kan wọ́n tó ń gbé tí ọmọ tí ń tí mo títa lónìí mọ́ lọ́lọ́. Ẹni tí ń sẹ́bọ́ta lónìí mọ́ lọ́lọ́. Tó nínú tó rí sí oníkòjì. Tọ́lá ìjẹ́ náà tó rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀. Mọ́ lọ fẹ́ ọlọ́run ọmọ tó sọ fún ọ̀nà àgbà oníwà sí yàtọ̀ fún ẹlẹ́wà ìdẹ̀bẹ̀rẹ̀ wà kí wá jẹ́ta kí máa sọ̀rọ̀ ara ní kí máa bí fèjì jẹ́ nìkan tí mo ní wó pè ọwọ́ jọ lọ Jàbàtà tó fi fọ́mọ̀dérù mo ti gbé jìtí ẹmọ mi rárẹ̀ náà ṣùgbọ́n ọgbẹ́jọ́ fọ́mọ̀dérù àtàwọn míì náà kìí ṣe pé torí tí ó jẹ́ àfá àwà ò tọba kù jẹ́ ẹ̀ka tàbá gbàtẹ́ ń bẹ láì wọ̀n fìyà lọ́mọ ni nǹkan fẹ́ sọ ní kílẹ̀ rí sí ẹ̀yìn ọmọ gbogbo àtàwọn àgbààgbà wọn bá sọ wọn lẹ́jẹ́ àwọn ìlú ọ̀sọ̀ sí bàbá gẹ̀gẹ̀ ọ̀rọ̀ láwà ní oúnjẹ tí wọ́n tí ti ń gbé ẹ̀sì tó gbogbo ẹ̀dẹ́lẹ̀ pátá tó òpin ẹgbà òun pẹ́ ẹkọ́ amẹ́rẹ́lágbọ́ délẹ̀ ẹwà mọ́ pé bí ti ń lọ ní ibi ti ń lọ kọ́ ọ̀tọ̀ ní kárí imú ọ̀tọ̀ ní kárí ìdì ọ̀tọ̀ ní kárí ìrù èyí wà rí kí ní ọlọ́mọjọ́ dàrú ẹlẹ́rí ìdá tókè láàrin mẹ́rin òjú wá láàá Lọ́tọ̀ ọdún oúnjẹ, ọgbẹ́ àfá ìbàlókùtà wọ́n rá. Wọ́n ní àmà ó ní àtúmà gínà máa. Àmọ́ ọ̀nà tí ó gbé sọ́dọ̀ wa, owó ìgbà tọ́jú ẹ̀, tàà wá tàà padà mọ́ tàà wá ń bẹ lọ́pọ̀lọ́ méjì ó lè bèèrè máa. Wọ́n zàkáà tó máa Ìwé ẹnìkẹ́ntọ́ àwọn èèyàn fẹ́ yọ mọ́, àfá àti ń gbàzàká náà tó bá gbà tán ọ̀há báwọn mí wá. Wà tó ní màlìbẹ́ ìrìn tí ni wọ́n wá lọ kéwú torí ọlọ́run torí àtakò. Ẹwọ́n wà pọ́lọ́pọ̀ tó lọ sí bọ̀ nìtì, àtakò ní lọ́tọ̀lọ́sì, kí ló ń bẹ́ńlẹ̀ o, olóta ń bẹ́ńlẹ̀ o, وقال رجل امرأته وعقى أمه di pé ọmọ ọmọ ń takò yẹ́ ẹ̀ ọmọ ń takò bàbá rẹ̀ ọmọ ń fèsì ara kí ni ẹ́sẹ̀rẹ̀ ní òṣèlú ọyàtọ̀ wà dínà bàdíkà wà ti fà bàbá ọmọ wá ń fọ ọ̀rẹ́ mọ́ra ó ti bàbá rẹ̀ sẹ́yìn ọmọ ń

tàbá wo olúkọ̀ọ̀ká aláìsílọ́un aláìbẹ̀rù ọlọ́run lókùn jẹ́fínjẹ mọ́gàjí jẹ́fínjẹ kíní jẹ́fínjẹ gọ́fúnà jẹ́fínjẹ president jẹ́fínjẹ olóòdè jẹ́fínjẹ ìmáwò jẹ́fínjẹ àlífà wàkánà bẹ́rẹ̀ mú kí ni kọ́mọ̀ bàtà sí wa a ń pa lẹ́tọ̀rí gọ́ọ̀rọ̀ àtàtí wa. Wọ̀dọ̀ ara kí ló fẹ́rẹ̀ náà tó wá ní máa zígbò. Wọ́n rí pé àwọn àkọ́díọ̀n, music lọ́tún music rí Kọ́lá àwọn tàà ìlú Bàndìrì náà rí sí ọgbẹ̀ ìmọ́ sí bẹ̀rẹ̀ ọlọ́bá ọmọ bá lù bàndà. Ilé ìṣẹ́ lù Ẹ̀rẹ́ ti kú òun, ó ti ti tó tẹ̀tá ni, tó ẹbá tí ó Bàndìrì sí ti tẹ́yìn oró. Ẹjọ́ àkọ́rin wọ́n ti gbé kalẹ̀ Tí ó ti wá ṣe síkìrí, àìlàgà ìlàlàgà, láìlàgà ìlàlàgà, láìlàgà ìlàlàgà, láìlàgà. Tí ọlọ́run àbígbà bí ṣe tàrí ní pé. Táwà tó rí ra ń gbáyà kìkìkìkìkì. Náà. Wà tí ó rí bá tẹ́lú kò mọ́ oòrùn. Táwà bẹ̀ sí mú tọ́ tí wá kárí mọ́sálásí, táwà ẹ̀sẹ̀ wọ́n orí mú tí ونحن آخر هذه الأمة أولها Ìjọ́ tẹ́ tó máa lọ́rọ̀, ó dìgbà tó máa kí wọ́n bú àfá rẹ̀. Ó ti dáyà bí ọ̀dáyé. Ó ti rí lọ. Àfá ní òyí, kọmọ bú sí àdámọ̀,

ẹwà òtó Adam Abdullah ìlàlò ọ̀dà kí ni wọ́n ṣe kí mi ṣe níṣẹ́ sí ẹ̀bú lọ́kàn ókè bàbá wa tákà yìí dáwà ni wọ́n ṣe nígbàtí ṣe wà ní ìdílẹ̀ yìí àwọn ti tààfíìsù dáwà wọ̀ tẹ́ùlà nílẹ̀ kìsìrí wọ́n gbé dáwà kalẹ̀ wọ́n gbé gọ́fìmẹ̀ntì kalẹ̀ wọ́n sì gbé dáwà wọ́n gbé tẹ̀lé nígbà tí ó kà mọ́ lè pé pẹ̀lú àwọn afá yóò kúnnà àwọn wá ṣe tàwọn tí ó dáwà àwọn òṣè tààtí ṣùgbọ́n wọn ò pàndésà rẹ̀ mọ́ pàndésà ní tó wà ní ìgbè torí kò sí fájú rẹ̀ kẹgbẹ́ tẹ̀lé àwọn bàbá tí ó kà mọ́ rẹ̀ bàbá tí ó adámà bàbá tí ó àgbàlì àti irú ọbẹ̀ bẹ́ẹ̀ wọn ò takò tí ṣe wà ní ìṣe wọ́n fi kún ní aláti aláti kún ni wọ́n táwọn ọmọ jọmọ dáadáa táà ní jọmọ àlè ibi táwọn bá ṣẹ́ dé ó kú káà náà gbé kátíwà jẹ̀ sí ìdà ká fi fi wọ́n lẹ̀ àṣekú ní ká ṣe gbogbo adáàkéwùlẹ̀ lárúbáwá adáàkéwùlẹ̀ dúdú àmọ́ tọ́kàrà à ń dáṣẹ́ padà sẹ́yìn níwọ̀n wáyé pẹ́ sí ẹgbẹ́ mẹ́sàn-án sí àpẹ́ kébèrè ẹgbẹ́ ẹkọjú sáwọn tẹ́sì òkí ìpínlẹ̀ ẹ̀rí àwọn pásẹ́jẹ́ ẹkìbíṣẹ́ tí ó kàmọ́ ilẹ̀ ẹbíṣẹ́ tí ó àdámà ilẹ̀ ẹbíṣẹ́ bàbá lágbàjí ilẹ̀ ẹbíṣẹ́ gbogbo àwọn bàbá wọn lẹ̀kọ́ lálàáfíà ẹlọ́tẹ́ tó tó mẹ́rin tàbá ní kó sínú àdífì yí pé ọmọ ẹ̀yọ́ mọ̀ bu ara wájú Fàyẹ̀ ẹ̀sẹ̀ kí bú rẹ̀ ń dàrà lè máa rí àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn táàfi tààmì mú dáa tó wá jẹ́ tó tẹ̀kì bí rù kèbè nílọ ọ̀sẹ̀bọ̀ ní ọ́ kèbè nílọ lókùtà ń fẹ́ sílé àfá wa sílé bàbá wa sílé tẹ́wù wa kílẹ̀ àwọn tó yẹ pé àwọn ìwọ́n tó wà dàgbà tá àdá àmà tẹ́lẹ̀ tó bá ti ẹ̀kù díẹ̀ káàtó apè mítí ni bàbá láwọn pè àwọn àgbàlagbà tí ẹ wa jòkó ọ̀rọ̀ sáàfà yìí so ẹjẹ́ àyẹ̀wò bí ti ṣe látàlọ́wànù ìmọ́mọ̀ Abu Hanifa lẹ́yìn Abu Hanifa ọkà Málìkì lẹ́yìn Málìkì ọkà Sáfì lẹ́yìn Sáfì ọkà Ahmad bin Hanbala gbogbo ọ̀tọ́ ọ̀dọ̀ wọ̀ búra wọn rí wọ̀láì wọ̀ búra wọn àti kó ti lọ ní ìbá fún ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan sọ sí ara wọn jẹ̀mọ́ra wọ́n ní máa Málìkì ń da mọ́sálásí ìṣẹ́ tafsiri ní Madina ọwá rí àpẹẹrẹ pé àbádọ́tẹ̀lẹ́gọ́ Sáfì ó wà kékeré ọwọ́ ìmọ̀láì ìjẹ́ fi mí sí báyìí gbogbo ẹ̀rẹ́ gbá àwọn awòlí lọmọ kékeré láàbí ẹnu sọ àdámù láti gbogbo confirmation ìbẹ̀rún àti confirm rẹ̀ ọwọ́ ayọ̀ ọwọ́ mọ́sálásí ìmọ́lẹ̀ wá kó ìmọ́mù ìmọ́lẹ̀ olówó mọ́sálásí lọmọ kékeré ọwọ́ bígbà tẹ́ ń gọ́tọ̀ sí ìmọ́mù wá dìtò ìgbàmọ́lẹ̀ tó dìde jẹmọ́ ọmọ tó torí ẹ̀rìdé ọwá rí fọ́mà mú ṣe éèkì ọwá jòkó padà ọwá parí tàbí wá ti tán àwọn ìyọwá bí afáàgbà kí ló tẹ́ẹ̀ tí báyìí tí ó tẹ́ dìde láàrin wá ìtẹ́ jòkó kalẹ̀ dìde fún ó ẹni tọ́lọ́run ó gbé ọ̀hùn kágbà fúnra àmànà bá bá jù látún ṣe ara kámọ́dé mọ́ òkú ká jẹ́ àtúnṣe mọ́ kátún ṣe lọ́nà tí ò ní kó bá yínú jẹ́dí ní jẹnẹrẹ́sà tí mọ̀ ẹjá parí àdúwà nínú àfá orílẹ̀ àdínkù tọ́gbọ́n wọ́n ní gìràn lọ́wọ́dọ̀ yìí ẹ̀dàkùn wọ́n tẹ́dà ní wọ́n tẹ́dà ẹ̀dáhùn wà tó fẹ́ kan ró ìtàní tó ẹ̀rọ ju ẹ̀dáhùn tẹ́bá pé ọjà igbó ni wọ́n dálẹ̀ nísìnyí tẹ́ẹ̀ ní máa kò tó bàbá ẹ̀ ní máa kò ọlọ́mọ eléri bú ẹ̀dàkùn ọlọ́ta jẹ́ ká tí wọ́n nú wọ́n lẹ̀ fẹ́ fi ìfẹ́ǹtì àwọn ìjọkan fún àwọn ọmọ tó hálùkùránì wọ́n sì fẹ́ràn lọ́wọ́ ẹ̀rọ ajá fi sùúrù àdúrà kan bẹ ní ní albarka yìí ọlọ́bàbá ọ̀rẹ́ mi àfáàwà jẹ́nà sí àgbà gbẹ́mì lànà wọn ní òpáwà lànà mi ní ọwọ́ra wọn ní sí olókọ̀ kẹ́lẹ̀sì ni wá wọ́n gbà lọ́dọ̀ mi mínà ó sì gbà lọ́dọ̀ wọn wọ́n sì ti wọ́n sí páwọn orí ọ̀dá àwọn ní ọ̀wà sí sẹ́wọ̀n wọ́n ti sùúrù ọ̀tídà kan wọ́n mẹ́tí wọ́n kọ wá ó ti jáde ti pẹ́ Allah Allah Allah lọ́fikọ́ yóò sì lé ní nǹkan bí ọgọ́ta àmọ́ gbogbo ààbì sàdúwà ní tẹ̀yìn nísìnyí àátàdámọ̀ mọ̀kábírò sọ́ọ̀t fún àwọn tí ó ṣètò ní bẹ́ẹ̀ ti tó ìrà kùtùtù lọ́gbà náà Muhammad gbogbo wa ni mo fẹ́ ká sí nǹkan kan ní ìrànlọ́wọ́ àátọ̀ ọ́pàá kò wà tó bá yá kálukú orí pọ̀ mọ́ nǹkan kankalẹ̀ láti fi ran ìjọ yìí lọ́wọ́. Ẹ́ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد أقول Ìrámọ̀ ọ̀rẹ́ ìmọ́lá ọ̀fẹ́ ìpéjì àwọn tí a mọ̀ ọmọ ìjẹ́ náà, wọ́n wọ́n ti fún àjọ́ ẹni máa fẹ́ fún wa ní kàmàrí tí ẹ̀ kódà kó tí báyìí máa jẹ́ náírà mẹ́wàá ààkọ̀ ìbá àjọ lẹ́dì náírà ààkọ̀ torí bẹ̀ ibi ta déhùn asílẹ̀kúnlẹ̀ fún ojú ẹni rí tọ́fẹ́ àmìlà jẹ́ lẹ́tù náírà 500 ẹ kọ́dà nǹkan àgbà tí ó fi jíṣẹ́ padà ẹni láti gbàgbẹ̀ kó bẹ̀rù ọlọ́run ẹbá gbàlódọ̀ àwọn obìnrin ẹbá gbàlódọ̀ àwọn ọkùnrin àwọn àrẹ́jì wa ajọ́dọ́ àgbà wọ́n Abubakar wọn ẹni ẹgbà mọ́ ọkọ̀ ẹ̀dà ní ẹ̀yìn ẹ̀dà ní ẹ̀yìn Fálgọ́nà ní ààrẹ, ogun ẹgbẹ́ agbáka Development Forum, alamọ́ta jẹ wọn lọ́wọ́ ní ẹgbẹ́ ṣọlọ́rí lọ́gbọ́n orí ni, bá ti fẹ́ kọ́ máa rí èyí, àìjẹ́ rí bẹ̀mọ́ lọ́mọ ìsàdánwò, wájá ọmọ ọlẹ́ àkúyàwó, ọlọ́rùn-ún الله الله ربنا يا الله الله الله حبيبنا يا الله حبيبنا يا الله الله الله ربنا يا الله الله الله حبيبنا يا الله خالقي حافظي يا رزقي يا الله يا بليطا لو تكرت إلى الولا يا الله في طلبت بالغطا يا أبو منك غايتي يا الله أتيت ذنبا ظاهرا يا الله وماديا وجاريا يا الله ومن دعا أتيته يا الله ومن صفاء كرمته Wọ̀lá tàkìlì náà lábàtà. Ọmọ máa fèmì nìkan lẹ́ pẹ̀lú wà ní. Ìlàlẹ̀ ìdá tó lálìmàdá. Ọmọ́n gàwà àádé ìtàwó. Ọlọ́run mẹ́lọ ra rẹ́kà náà wà sọ́pọ̀ ti sọ́pọ̀ Àìmáyẹ tó wọ́n pọ̀ lára ọlọ́ọ̀bá tó dáa. Àbá ìtàwó. Àìmáyẹ tó pàmọ́ sí ọlọ́ọ̀bá ní hàn. Àìmáyẹ tó الله الله ربنا ومجتمعنا كنيته أما يكون لك تلعب صدوله وتقر ألمته أفني فنا لمسكي

ومن نجاه بجفا وما رداه من كنا ومن يوفق أرياه على ربنا يظن بالناس الهدى Ọlọ́run dápàá àwọn èèyàn kàmí pé èèyàn rẹ̀. Ìrọ̀já ohun bí sọ́nà. Àtàfẹ̀mí lẹ́yìn rẹ̀ kálẹ̀ ọlọ́run dápàá sàrẹ̀ máa mi nínú ìwọ́n lọ fún mi. Àlázúrí àti. Lágbàjọ́ ma lórí mi tí ó pọ̀ tí ó kárí àwọn ọmọ Tọ́mítẹ́lì rẹ̀. Lórí wà lè fọ́ dílé ìsànà. Tọ́mítẹ́lì rẹ̀ mi, tàbí náà sí kẹjẹ yẹ́ mi tàbí mẹ́rin Kẹ́mìgẹ́ ọláwọ̀ ọmọdé rẹ̀. Lọ́sídì wọlé fẹ́yé ní ìgbìnà. Ọjọ́ àti payá fún mi rọ̀dùnú rẹ̀. Àtàrà mọ́dìkì náà. Mọ́ta àṣẹ́lẹ̀ ìkọ́mọ̀ wọ́lọ́wọ́ Wọ̀jẹ́ á lè lè rú ní mẹ́lẹ̀kàlẹ̀. Wàjálìlẹ̀ fọ́wọ́kà ìrànà àti kọ̀kọ̀ bí àkọ́kọ́ mi ọlọ́mọ́ ìtàjọ́ bá ní kọ́ọ̀sìdẹ̀n. Wà mọ́ ní àtà ní kọ́ọ̀sìdẹ̀n. Mo pẹ̀lú bá sábìlẹ̀ Àjúwà ọ̀rọ̀ bí rámẹ̀tẹ̀. Ọlọ́dá kòkò tẹ́wàá kòkò tẹ́wàá tí ọmọ sáàrùn ní ọlọ́rọ̀. Àlì ìbílẹ̀ wà fá. Àánú ni tàánú ẹbí ni tàánú ará ní. Wọ̀n náà sọ àrùn ní ibi ìràjá. Ọlọ́dá kò ẹ̀kọ́ tó tẹ̀wọ́ ọlọ́rọ̀. Ọlọ́dá mọ́ mọ́ ká ní mọ́ sẹ̀kì. Wọ̀n náà jìnà mí ń ha ti dé. Wọ́n wà máa lábẹ́ mi bá rẹ̀ ṣe. Ọlọ́dá kò tí ló lè kàwà. Sálẹ̀ fẹ́ kàwà kàlìkì náà. Ilé bá ti wọ́n lọ́wọ́ bá. Ẹ̀tọ́ ilé ìtọ̀lá tán bí àjíkọ́. Àtíkẹ́. Sàlé mọ́sà láàmà lè nàbí. Àfáwà ajẹ́lẹ́sì wọ́n ti àdúrà àfáàrà Abubakar síse wọ́n tàdúrà yóò wá kan àfá ládúgbò ẹlẹ́pẹ̀ bàbá rẹ̀ fẹ́gbàdúrà pé ìdájẹ́ látàárọ̀ àrùn yé ni kọ́ bá bẹ̀rẹ̀ ọgọ́rọ̀ jẹ́ kò wọ́n lọ́rọ̀ Bismillah